مبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع الخلق قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا ربنا سبحانه وتعالى رحمته واسعة ووسعت كل شيء فإنه لا يتعاظمه ذنب يغفره وكان يبسط يده بالليل ليتوب مسيء النهار وكذلك يبسط يده بالنهار ليتوب مسيء الليل أمة الإسلام ومن ذلكم الفضل أن نوع الله سبحانه وتعالى الشهادة فإن المتعون شهيد وكما المبتون شهيد وصاحب الهدم شهيد والغريق أو الغرق شهيد وكذلك صاحب الحريق شهيد ولكن هل المعصية تمنع من تحصيل الشهادة أو المسألة بالتفصيل هنا وقفنا في الخطبة الماضية ومنه نستأنف الخطبة بتوفيق من الرحمن وقال ni fọ́bàrílà tó سواء ní musulmi a tó tọ́rọ alìkún kí lágbẹ̀rẹ̀ fán nabi sallallahu ẹn tó bá dí àrátùwà máa jẹ́ kẹ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlìkún kí ànìyàn wa bá ní sàlìkún ọlá rẹ̀ àti àwọn ará ilé ànìyàn àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ pẹ̀lú ànìyàn sallallahu alaihi wasallam níjọba àríkíyàmà ẹ̀yàn àníyàsì mo ń fi àjíkò ìran àrí tí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́mù tó sì ń sọ fún wa pé ìpayà ìlà fi sí gàgá báyìnana wà báyìna ìkọ́bì láàrin àwa àti ya ọba alágbára yìí àwọn bẹ̀ kọmọ́jì àwọ àmì ẹrú tó dá fún ìyàwó nínú tó fún kẹ kọjọ ibẹ̀ سوى القتل في سبيل الله àwọn tí ọba rẹ̀dọ̀ tó fún ní ajíru ṣàhádà tí wò sí pàwọn sójú ogun ọba rẹ̀dà àti dápọ̀ alìmàtòrún àwọn tí ìgbò nápa àbájákàlẹ̀ àrùn wàlìmàbòtòrún ẹn tó kú pẹ̀lú ẹ ní ààrẹ tó bá sáré jẹ́ pé inú lọ wà bákanáà walghorik awilghorik ẹni tí ọtẹ́rì sínú omi wàsọ́ ìpùlẹ̀ hajjimi ẹni tí nǹkan wó pa ìgànná ni igi ni kọ́dà sọ ìbùlà hajjimina lẹ́ntọ́kọ̀ gbá màálù kányàn pa ọgbà mọ́pò náà ni o ọgbà mọ́gí ni o in tó bá láti jẹ́ pé nǹkan dìgbòlù nǹkan o ni títàn fìdé téèyàn sí jẹ mùsùlùmí fọ́lọ́ jẹmọ́ ìsẹ́rípa àṣúrí tọ́pọ̀ kèfèrí kọ wáyé ẹ̀sìn ọ̀nàkọ́nà kò rí ọgbà lọ tí ọba kú olórí kú fún ó tún kúkú ẹ̀sìn sílẹ̀ iná wà tó tí ọmọ fà ọlọ́kàbalẹ̀ wípé àwálá lọ́lá bákanáà Allah subhanahu wa ta'ala o ní pẹ́ pẹ̀lú agbára rẹ̀ lágbàjá ibi tó tà sí rọwádé a tó máa kàwọn mí lè máa sí mara wọn halil ma'asiya alqa'ima bi man mata بشيء من هذه الميتات tẹ̀mùnáruhu min tàfíìlì ṣàhádà àti sọ́lẹ̀ sí ẹsẹ̀ ó lè gbé èèyàn dẹni tó jẹ́ pé yóò kùkú musulò náà ṣùgbọ́n ìlàdà má àwọn afọ́ àpín méjì bá ti sọ àwọn kan ní bẹ́ẹ̀ wọ́n sì wọn mujalladu márùn náà tàṣì nínú àwọn àfá Imam Bukhari níwà ẹn tí ọba ti ní nǹkan gan tí ó lè gbé kọ́lọ́pọ̀ nǹkan kan tẹ̀lé asọ̀tàn ọkùnrin àti bá mi se gbé Bilal dìde bákan náà wọ́n níbò ni yóò ṣe jẹ́ pé èèyàn ọ́sẹ̀ yóò wà kúkú ṣẹ̀yídí yóò lò ní ẹ̀san ṣàhádà yìí tó sì jẹ́ pé ọba dínà lọ sọ wípé kájẹ̀kẹ́rùn-ún tó ṣẹlẹ̀ nígbà mí ohun a máa tẹ́ ní ìjìyà fún táwọn èèyàn yẹn ń ṣe nínú àìdá gbóò ni ìjìyà àìdá yóò tún ṣe dín tí a tó fi ní واستدلوا أيضا بما جاء من حديث أم المؤمنين أخرج محمد في مسند aisha radi Allahu ta'ala anha warḍaha wọ́n yà aisha fún tàbí ti gawara da rasul sallam bon fi Ọlọ́run sallallahu alaihi wasallam ní la tazalu ummati bi khairin ma lam yafshu fihim walad az-zina fa idha fasha fihim walad az-zina yushiku aw shaka an yarummahum Allahu ta'ala bi iqabin ẹ̀yin ìjọ mi ọkàn yóò máa balẹ̀ ẹ máa rójú ẹ máa ráyì lókùrú gbà tí a bá ń taná wọlé ó kálùkù yí tí wọ́n máa bọ́ máa zìnà bẹ́ ṣùgbọ́n tó bá ti rí pé ọmọ zìnà bá fọ́kálẹ̀ àti máàmù tí ń ṣe útúbà àtẹ́ntí ń gbọ́ kọ̀sẹ́ tó lè bọ́ ọ̀tà pé nídìílé ìyá mi o láti bẹ̀rẹ̀ dópin ìdílé bàbá mi o láti bẹ̀rẹ̀ dópin kọ̀sọ́mọ̀ zìnà bẹ́ẹ̀ tó bá sì jẹ́ pé irọ́ ń pa èmi ní kí n forí kó wájú ọlọ́run kí mọ́rùn dúró rẹ̀ jọ́gbẹ̀l ó ti dàbá ìníṣì àwọn àbúrò àfáà yọ́ lọ gbóyún wọ́n tó wá máa kọlù ìmáàmù pé ah olórójú rẹ̀ sáwà owó tí ẹni wọ́lọ́dù zina tí ìsìláàmù iná ni a fi gbogbo ti ìsìláàmù gbogbo kọ̀dá ókùdí ẹ̀ká àtò ìlú ìsìláàmù ní ìkànnì ẹ̀tí ń sọ fún àbáyí tí ń gbà bí mọ̀tún tí ẹgbẹ́ wájọ́tì tí wá fi pẹ́ nìlé lọ ọba ti dàgbà tó ọfẹ́sẹ̀ lélẹ̀ ọgbà bùjá ma fi yí tí ẹ̀ náà bí ọba lè yí dé ma kó wá bùjábọ̀ ní chọ́ọ̀chì àti fún àyá àti bàbá rẹ̀ ẹgbẹ́ kí olúwa ó kó fi àṣẹ síbẹ̀ àti yọ ọmọ àtúnkálùkú inú wọ́n dùn wọ́n jubiléètì ayé ń gbọ́ káàkì ẹ̀mí àlàfí rí kèsí sẹ́rìn kákà mú nkẹ̀kẹ́ táà lè wọ́n wá ní kí n tí ẹ ìwọ́kọ́ bá mi ṣe wà láàrin oòrùn tó bí wá jẹ́ pé ilé fowó mi mú ti kí n ti islamu ilé fowó mi kó mi kí n ti islamu lábẹ̀ẹ̀bẹ̀ ó ń ṣọ́rọ̀ ní tí ọmọ zina bá ti fọ́ká àwọ́ ti ẹ̀ ń sọ̀rọ̀ ọmọ zina bí sọ́mọ zina bí lamẹ́ríkà sọ́mà zìnà bẹ ní ọ̀pọ̀lọpọ̀ Europe gbọ́nà zìnà wá tí a bá sì ń pín àpàyàn pàyàn kò sí bí a ti pàyàn lójoojúmọ́ táwọn ìlú in tí a ti sẹ́ lóyún darí lé nípa iṣẹ́ ọlọ́lọ́mà Rabbana ma ahlamak ọlọ́run sùúrù ìpọ̀ dákùnjáwà náà nípìn bẹ́ o ọbọ́n ṣúrù tọ́ jẹ́ iná ló fi pàṣẹ pé àwọn ilé iná bọ́ọ̀sùn orílẹ̀-èdè dì ní ó kú ti sáǹkà dọ̀bọ́rí èèyàn sì náà ń pìlẹ̀ ọlọ́run ṣe ti di gbogbo

ikú ṣẹ̀yídì gbogbo tó lọ́wọ́ lọ́rún ìyànú ẹ̀sẹ̀ ó ti lọ wọ́n ní kí lẹ̀rí títí mú lẹ́rí àwọn ó ní àdífò Anas bin Malik radiyallahu ta'ala rọ̀dọ̀ ó ń se ọlọ́n ni ẹ máa wo àtọ̀rúnù tí mo kùn ṣáàdá àjàkálẹ̀ àrùn gbogbo ẹn tọ́bẹ̀ òjò mi ṣàhádàtún lè kúlè musulmi gbogbo ibi kájẹ̀ kan bàti sẹlẹ̀ tí musulmi kan bẹ̀rẹ̀ kú ń bẹ̀ ẹsọ mú kókù ṣe ìdílókún annabi ò tún pọ̀sẹ̀ àbí ọ́sẹ̀ ọ́dá sí tí ọba jàkẹ́lárùn àbí ọ̀dá sí àwọn òtúwò àtọ̀rúnú ṣàhádàtún lè kúlè musulmi gbogbo musulmi pẹ́dá tó bá yẹ ti gba ọ̀nà pé àjàkẹ́lárùn tí mẹ́rin àrẹ́bí

àṣẹ̀yìdù ní ẹjẹ́ àdísẹ̀ abúlẹ́bìnà amur abúlẹ́bìnà yóò kú faru lè ṣẹ̀yìd kúlù ṣe'in ẹn bá yẹ ti jẹ́ pé kú ṣẹ̀yìdì lókú gbogbo tó bá ṣẹlẹ̀ sí pátá ọlọ́run bó ó tóbi إلا الدين يغفر للشهيد كل شيء إلا الدين gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yìn tí wọ́n bá ti tó bá ikú ṣẹ̀dú àti tó bá nílọ́rùn wọ́n ó forí gbogbo ẹ̀jẹ́ àyàfi gbèsè nìkan gbèsè wọn ọlọ́run yóò múlẹ̀ ìntàgbẹ̀ gbèsè kèése owó pèmí àti ìyànpọ̀ nìkan ní gbèsè bá tán bẹ̀ ó filẹ̀ ẹlẹ́kìwé kọ́ mọ́sálásí wọ́n ń pèsè kábẹ̀rẹ̀ báyìí orí náà nọ́nà tí ń bá ti kú tán o ni mo fún yín bẹ̀ ó ti ti gbèsè sí lọ́rùn kọ̀yọ̀rí àkùtùjá ilẹ̀ ó tún kútó náà kò tùfẹ́ rí bẹ́ ọ̀rà tó náà gbèsè ó lè jẹ́ lórí àdíọ́n ó jẹ́ lórí ilẹ̀ ó jẹ́ lórí bísínẹ́sì ó lè jẹ́ lórí ipò ẹn bá wá kú ní kú bá jẹ́ kú ṣẹ̀yìdí ó ń sọ lọ́nà ní gbogbo ẹ̀ṣẹ̀ lọba dẹ́dù ó fòrí jì ṣùgbọ́n yóò fògù sí gbèsè ọ wà lọ́rọ̀ rẹ̀ ẹ̀mí rí ò ní lọ bí ìkẹ́ fanafsuhu mutawaqifatun mahbusatun bayna al-halaki wan najah wọ́n mẹ́mí ẹ̀dúó jẹ́máà ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀ntọ́gbáwẹ̀ kò rí nkẹ́kẹ́ tọ́jọ múnjẹ kò rí fọ́tù kò rí sáìpọ̀sì tí wọ́n ti ń polówó Coca-Cola kò rí bí wọ́n ti ń polówó ilé oúnjẹ nǹkan pé ah, bọ́ǹsì rẹ̀ mitpai rẹ̀ kìníkàm rẹ̀ kò rí tí ń tí báwẹ̀ ó sì ṣe ọ yàtọ̀ sẹ́ tó gbáwẹ̀ tí bá fi sọ fún pé ẹni sùúrù wa 413 láwàá ọjọ́ síwájú ọdún ra yàkó yóò kú túrí tán àmìlà ẹran pẹ̀lú bẹ́ wọ́n tún fi ṣe ààrẹ ọmọ jẹnìkan láàmú jẹnìkan lọ tọba jẹnìkan yóò mọ̀ wò kẹwàájú ẹ̀ kó mọ̀ bá yóò rí pé gíláàsì wà lọ́wọ́ níwájú àsóhun wù láti ni ẹ̀mí ò ní kọjá wọ́n ni tó bá lè mú ṣẹ̀yìdù tí ó tẹ́mì òfin lọ bí ìkẹ́ lẹ́kàfẹ̀bẹ̀ lójú Jabir bin Abdullah radiyallahu ta'ala anhu Jabiru ẹnìkan kúnnà sàhábà lọ́dọ́ kan wọ́gọ̀sànà labawẹ̀ wáhannàtùnáà àfi ló fi ń dàsílá wọ́kà fàánà awó ìlàsọ tí yóò gbé pàdé ọlọ́run fọ́nàmẹ́júrì nígbà tó ti rẹ́dì fò kíwó kíhùn sílá alóbó ń ṣe ọlọ́run pé yá Rasulullah tó sọ lè àrẹ annabi in tó dójú tó ẹka se kó tó di pé ọ jáde wá kíhùn sílá àti ṣe o bí kíni àti wẹ́ o bí kíni àti wèlá sọ bí kíni kọ́rà àti kìlọ́fíndà sílá kò kírùn sílá kọ́nà ọba fi kẹ̀lọ́ kó foríjì lókú o fàhátọ̀ hútọ̀ sallallahu alaihi wasallam àbí ìbá gbẹ́sẹ̀ bí mélòó kan bó ṣe dé tó súnmọ́ bí òkun ọwà dojúkọ wọn pé àálẹ́ ìdẹ bá ti lọ bí janaza yóò bẹ̀rẹ̀ kò sókùn ìjẹgbèsè tó bá jẹ gbèsè ó ń sọ ló ń bèèrè pé sólìn tí ó ìsan sólìn tí ìsan àwọn ló fi nǹkan lẹ́ ó sọ̀rọ̀ ní kẹ́ẹ̀ tó pín tí ó bá ní àwọn tí ó jogun rẹ̀ àwọn ní ọ̀pù tí wọ́n sàn ṣùgbọ́n sí dandan ni wallahi kìí sí dandan ọ̀kan náà kan rò pé ah, bákan náà máa hàtàkàn bá dọ́dọ̀ ọlọ́run ló fi jẹ́ pé kó ń kálùkú ọ̀yànjú ọ̀rọ̀ ara rẹ̀ fámílì rẹ̀ tí wọ́n súnmọ̀ tí wọ́n lè jogún rẹ̀ wọ́n wá ní wọ́n ní ah, wẹ́ èmi náà fẹ́ san school fees ọmọ mi kọ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n ní àkọ́dà ah, yí tọ́mọ̀ fún wọ́n mọ̀ ní ẹ̀dẹ̀ ọmọ mi náà yọ́mọ̀ tó kalẹ̀ kọ̀sẹ̀ mímbábí mọ̀wàsáàtì àjẹ́ ah, eh, eh, wípé ìdẹ̀ra tí bá ń bẹ wọn kí wọ́n jọ wọ́n bá ní fi bá lò kó ti bẹ̀bẹ̀ tí ó bá sí pẹ̀láwọn eléyìn àáfúsọ̀dọ̀ àwọn jìrán àwọn níbọ̀ rẹ̀ tí ó bá sí ọkà kí máa mọ̀ wá kéde àmásálásí lọ́bọ́já tó sàlẹ́sì wọ́n ní àbù ní gbèsè 34,000 lọ́rùn ní òkè mi wọ́n owó tí wọ́n dá lọ́jà tí a fẹ́ máa fi kólẹ̀ ọwọ̀n lọ́wà ẹ̀kẹ́ ìbá tó náwọ́ pé ẹ̀rísòrò abákanjọ́ ní tí wọ́n lọ sàláìsì sáàmà rẹ̀ mọ́wọ́ sọ́sọ́láìsì 86,000 wọ́n ni wọ́n fi ra àgé ọwọ̀n náà lọ́wà o nẹgbẹ̀ ẹlẹ́ àbọ́n pé à wọ́n sọ fún àná ṣùgbọ́n oòrùn pọ́n lè wà lọ́wọ́ wọn má wọ́n sọ fún agbára wọn ọ̀ka ìmáàmù ọ̀sẹ̀sẹ̀ wà kébì kí ló fàtẹ́ ìfi gbẹ̀lẹ́nu àwọn àfá nígbọ́ jẹ́ pé àfá àti ó wà ń pò bó láti yọ òkú níbi gbèsè rẹ̀ o ń gan lọ́pọ̀ gbọ́wó envelope kó tó wá kírù sókù láà kèése tí kírù tán owó pé fẹ́ jáde wá láti inú ilé wá kírù sókù láà bàbá bàbá mú lókú ilá ṣẹ́rìkún táwọn àfáà ń sọ náà orísìírísìí náà lè yàmọ́ gbọ́ pẹ́wàá tó gbọ́kẹ̀ yóò tó gbọ́kàn àà ọ̀làjú ti bẹ́ẹ̀sì débi pé etí èyàn gan ti ń sọ fún ẹ̀ pé wá ìtọ́ ìsọkúsọ ni etí gan etí etí etí gan ti là wọ́n lè yẹn jẹ gbèsè ẹ̀yìn lẹ́yìn tẹ̀ tẹ́ ìbàrú la kí n ti irú tí ń kíkọ́ kúnla ẹ pé kí mọ́mù bí ọkà òkè o lè mọ́ màjẹ́ bọ́bá wá mà ẹwọ tí ọmọ pè jáde lẹ́nu ó lè jẹ́ pè gan ní fókù bí ọba wá jẹ́ pè tọ́ka dáadáa ẹ sọ pé kó fi bí tí wọ́n sáyìn fún hàn wá pé ìrùn tó kí sókù ìrà ọlọ́n ti gbà fókù mẹ́rin mẹ́rin ní kókí ìsókù láti pé ìpè ní gbókù jẹ́ àsókù oye ilẹ̀ tí mọ́ wá pé fún mi tí ò sì ní kẹta tó ṣe nù sẹ́ẹ̀ tí ó fara ní ọ́ ọmọ ma fọ́mọ rẹ̀ ọsọ pẹ́ẹ̀lì fọ́mọ olùsì sọ́lọ́sì ọ̀nà kìí kírùn sọ́lọ́ lórí burúkú lójú ókò rẹ̀ títí sọ́rọ̀n mo ti sọ mú ní wọ́n gbẹ̀yẹ èmi kàrímù bi àwọn sí ọ̀fẹ́ràn àwọn ọ̀tá kò ní fọ́rọ̀ sí yọ́nà fi lọ ẹlòmín sí ni ọlọ́run lè jẹ́ pò gan náà fi sọ̀tàrí ẹlòmín ọ̀pọ̀ lọ́rẹ̀ mọ́ láyé tàwàí ọmọ mi lókù lọ́rẹ̀ mi ọmọ náà tọ bá bá sọ̀rọ̀ tán èyí àgbà wọn mọ̀ sọ pé yé tún lókè lójú láti sọ mi ò gẹ́sùn rárá ọmọ pọ́ mékè ní ẹ̀ dòṣe dádì gan ọmọ pátó agán ti ń dàgbàsà èmi ní dádì wà fẹ́ gbé mara ma gbá dádì yọ yà wọn lẹ́nu ọmọ náà sọ ní pọ́blẹ́mẹ̀ èmi náà sọ pé àwọn ará kíní kan sí àjà kílẹ̀ kan sí àjà irọ́ ní sáìtì mẹ́fà ní àní banana island yóò wọ́n bàbá rò sí sí nǹkan mẹ́ wọ́n ní lèrè èyí tó tó tọ́rọ lọ sọ fún ìyẹ́ lómi jọta rẹ̀ ọlọ́run ní ẹmọ́ sí gìràgìdàmà wallahu a'lam bi a'da'ikum ọlọ́run ló mọ àwọn ọ̀tá yín wa kafa billahi waliyyan ẹ̀yin ẹ̀sá lọ́lọ́run

ẹn tó gbogbo olùsẹ́tán iná mi ń pé wò fi owó sínú envelope ẹn yóò rí bẹ́ẹ̀ torí pé kèè sọ́lọ́ ní ẹmbẹ̀rù lára rẹ̀ àwọn tí ẹ lọ pè náà lọ́lọ́ ṣe bó pọ̀ náà wọ́n lọ bẹn tí ọba wẹ̀ ní wòlé tó ti yà wọn mọ́ wòlé wòlé fọ́kàn bá wọn mọ́ ó ṣe ọlọ́m bèèrè báyìí ọ̀rẹ́ ìyàká kò ní ìrẹ́ tí ó fílẹ̀ àmìlàpọ̀ ìdà àbúkọ̀ tára wà gbàmsàsálà pé ah àwọn kan pọ̀ tí wọ́n ò ní rí ọ

tẹ́mi àti ẹ̀ríra tó ti san owó yẹn bárọ̀dátì alẹ́ ìjìlìdátù alẹ́wíbẹ́ tàbí ká ní bárọ̀dátì alẹ́ ìjìlìdátàwò owó méjèèjì tó san yìí torí àwọn kan bẹ́ẹ̀ nàrọ̀ tó yẹ pé jámù bẹ̀rẹ̀ rọ̀ wọn látorí tú kan wá gbẹ̀mù à jámù tó rówó tó san fún ìgbèsè tó san ìsìn gidi mẹ́tẹ́lẹ̀ pẹ̀lú tí ń ìsìn in tó pa ní wípé téèyàn bá ní gbèsè tó bá mú lẹ̀ wájú ọlọ́run tẹ́nìkan wá gbí ọrùn gbígbí ọrùn yẹn kò stọ́pù ìpọ̀njú tó ń tọ̀ orí sísan gbèsè ni ó mú pọ̀njú lọ kèése gbígbí ọrùn ìlọ́pàá tẹ́lẹ̀ fi níjọ́ kejì pé à ìtí mò rí orí ọ̀dá kò fún ìwọ́n sọ fún ìpé ànà nígbàtọ̀ wá tó di pọ́sán àbíṣẹ́ wà jí ọmọ jì tó ń fi ń sọ fún wípé mẹ́fà alẹ́ rán كتل روا جمع حديث أبي رضا رضا رضا والحديث وجه في الصحيحين أنسلون من أخذ أموال الناس كي يو كيسوري بركو من أخذ أموال الناس أمبا لي لوري يو تقبوا ويسدو يريد أداءها والله كسمي مي جنبا mo fẹ́ fowó ìkówó ọjà mi ma dápàtàpàtà di ọdún tán mo fẹ́ sáré fowó ìrálẹ̀ kí n fi kún àwọn kẹ̀kẹ́ ni ṣe àǹfààní báyìí wà ó bùkà èèyàn ọgbọ́dọ̀ yàwó láì bùkátà o ara ń tọ́lọ̀ òfin ní jẹ́yìn orísan lọ́wọ́ o wọ́n ni kí lọ́dọ́ nípa kọsáfẹ́ ìyá 3 million òun dẹ̀ kápàrà lẹ́yìn oṣù mẹ́ta kíyà tó kún sàmá tó ń bá sí àti ẹmbásá ti ń aláti wà kún ọ̀sá máa kìlò fẹ́ fi kún ọ̀sá máa rí báyìí ó bí a máa bèèrè ẹ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ tó bí bá mọ̀ pọ̀pọ̀ òun ló lọ́wọ́ gbogbo bẹ́ẹ̀ sí rí ẹ̀tọ́jú ẹ̀tò àbú ẹsàbà ń ṣe 1 million kan mú ṣe fẹ́ra sọ́dí no <laughs> èdí aṣọ tí mo nílẹ́tì tí rẹ̀ gẹ́rẹ́ pọ̀ ṣe fẹ́ra fóònù à nígbò lẹ́bà ń ra iPhone 16 kí lẹ́wẹ́ fi ṣe àbú àbú ìdùn ló di àgbà ìbínà tí ń dàgbà àdíkì kan máa wò báyìí nínú àkáǹtì èèyàn rí bẹ́ẹ̀ bá a ṣe jọ ń gbáyé yìí

ọlọ́ọ̀bá san owó yẹn àmúwálà hao náà lọ wá ń bẹ́ wọ́n mọ̀ ní akọ́dá àmúwálà náà ẹ ń bá lọ yọ́rọ̀ àwọn èèyàn yùrínú ìtìláfàwò kó tó gba owó ló ti lánìyàn lórí ẹ̀ pé mo tó jẹ lọ ní tí mo ṣe tí mo kékò lékòrí gẹ́ẹ̀tì ni ìbàdàn wọ́n jẹ yàn ó tó bẹ̀rẹ̀ mẹ́nà yàwólẹ́wọ́ ilé ọ̀rọ̀ burúkú náà mọ́ sọ ẹ mọ́ tó sọ ẹni tí ń lò lànà èso àṣọlọ́ra ní èṣù wípé jẹ́ lọ ṣogun àṣẹgbé àti ọlọ́fíìsì oníṣíṣà oní ọgbọ́kàdà fún yàn o náà ni ó tún wọ́ọ̀kì ìjàmbá fún oní onye fún yàn oní ọba wọ́ọ̀kì accident oní ó sèkí nìkan oní ọba wọ́ọ̀kì wàhálà iyùn ká tó ń <laughs>

kò ní ní ẹ̀sẹ̀ ṣàhádàmà àwọn mímọ̀ wọ́n wá gbogbo àwọn ẹ̀rí tó wá tí ń fi rẹ̀ wípé ẹbà kúkú ṣe yìí kọ̀lẹ̀ sẹ́lọ̀ wọ́n tún wo àwọn ẹ̀rí tó wá tí ń sọ fún nínú kú wọ̀n ní ilé wà gbogbo ẹmbá ti kú tọ́lẹ́sẹ̀ lọ́rùn kọba níwà ìjẹ̀ náà ẹni sí kù ṣẹ̀yí bákan náà gbogbo ẹnikẹni tó wà ìjẹ̀ náà mùmìnì ní ọjẹ́ o àwọn mìíràn wá rí gbogbo ẹ̀rí tí ikọ̀ kìíní mú wá àti ẹ̀rí tí a pé kò ní ní ṣàádà ààsì rí àwọn àfáwà ní ọdá kò burú ẹjẹ́ á kó àwọn ẹ̀rí ń wá ti kàpọ̀tún wà lápọ̀tún kàpọ̀sì wà lápọ̀sì káwà máa jọ wọn tá a bá jọ wọn nǹkan kọ́ jáde lẹ́ àwọn àfáwà ń jọ wọ́n jọ wọ́n wá rí wípé min asbábi shahada tó bá jẹ́ pé ẹ̀sẹ̀ tá ń sọ pé kò ní dí oníṣàdá mẹ́yìn o ń gẹ́gẹ́ jí ọ̀kan nínú téèyàn fi níṣàdá ẹ̀sẹ̀ lé níṣàdá la ta'su ṣàhádà irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ẹ̀san pókùkù ṣèyídí o kò dé ní ẹlẹ́ẹ̀kejì أما إذا كانت المعصية منفكة عن المعصية تبجك بي منفكة عن سبب من أسباب الشهادة تبجك بي أستي أنت عليك بشهيد شيء ẹ̀sẹ̀ yẹn dúó lẹ́gbẹ̀ẹ́ kan ikú ṣẹ̀yìdí tó kú náà ó dúó lẹ́gbẹ̀ẹ́ kan separation bẹ láàrin ẹ̀sẹ̀ wọn àti kú ṣẹ̀yìdí ajẹ́pẹ́ làwú ajírù ṣẹ̀yìdí wà àléyìí ismu maasiya yóò ní ládàá pókùkù ṣẹ̀yídí yóò wà ní ọ̀ràn pọ́fẹ́ jẹjọ ẹ̀ṣẹ̀ yìí lọ́rùn kí wá ní ápìsàlàyé bá sì wá máa wọ́n gbọ́ ẹ̀lọ́run àkọ́kọ́ ẹjí a mú ìfìkákù sábàb ṣàádà المعصية عن المعصية èèyàn òjòsú ní irú ẹ̀lẹ́ ànà láfẹ́fẹ́ bá dé pàpàpàpà lọ bá bọ́ sẹ́yìn kùlé wọn owó ìwọ̀n orí lébọ̀ rẹ̀ tọ̀ sáàsọ bí àìtì náà jọ ní àìtì wọn sáìtì wọn fẹ́ papọ̀ ó sì jí aṣọ nǹka ó jí aṣọ nǹka

tí ọ̀fẹ́ bújá wọn ní bí wọ́n ṣe kókù mọ̀bónú ní ọba nàpa aṣọ tó sì kà lórí wáyà lánàá ní ń lọ́rùn rẹ̀ tí wọ́n fi nàpa ẹ́rì pé ọlọ jalè ọ̀tọ̀ ni wọ́n nàpa fún ṣàádà ọ̀tọ̀ ni ìkúkù yóò wọ́n ti ń sọ lórí púpẹ́ ọ ti tẹ mú yìí yóò lámì fún ìrìn ó ní àmì wo <laughs> kò sí wọ́lá gẹ́gẹ́ ọ́sá múmúmúmúmú lọ bá gbé àrùn nìkan ìkùnlú kọ̀wàlẹ́mà wọ́n sí ìwádìí ẹ̀ síwádìí ah ní táwọn kọ́ ikùn ìrìn ọpa lọ́bá lọ́lé ronúronúronú ó sọkún bí ẹ̀mìjì ọba tó nùdúnù ọkà gbé ọtínù fàṣẹ́ríkọ̀ bí lọ́mọ̀rọ̀ a ní ṣúríkọ̀ a ní ṣẹ́ríkọ̀ onígúsọ̀ kí n kó pààyàn lórí lójijì ọtí náà ló tó mú lọ lọ́bá palú lọ́bá gbàmúbóde ní gbàtíbóde gbàgbàgbà lọ́nà wọn nígbàtí wọ́n inú bẹ̀m̀bẹ̀bẹ̀ nǹkan tó parí gbogbo náà mara wọn ṣàádà ìtẹ́ pọ̀ ọtí náà ni pú ẹ̀ lílọ ọtí náà ni tó ṣe sábà bí ìntí ṣe ọtí náà náà ni mú náà tẹ ẹkú kò sí yàtọ̀ láàrin ẹ̀ṣẹ̀ tó pa àti tẹ́ ẹfẹ́ tí kú mọ́kú ṣàádà ẹ̀ṣẹ̀ ń gẹ́gẹ́gẹ́ ní kú ẹ̀ kò mú ṣàádà nǹkan lọ́wọ́ tó ṣá kò sí láàrin méjèèjì kò tí clear wọ́n sọ pé wà láàkà ti bóde o ó ń kàlùkọ́ sọ́ra rẹ̀ o ara àwọn obìnrin náà ti ń kó o ń kàlùkú sàǹsílẹ̀ ayé rẹ̀ lọ ló ń bá ń lọ yọ́lẹ̀ ìdá lẹ́yìn ẹ̀lẹ́ rẹ̀ lọ bá karùn tí bó wà ní báyìí àbú wọ̀lọ́ alam ẹ̀rí mi báyìí ẹ̀rí mi báyìí ṣàdá mú rẹ tí ó fẹ́rẹ́ kò ní ṣàdá nítorí wípé fúnra ọlọ́n lọ́lọ́n ọmọ fi á sì a máa mẹ́rì níbi ìdàtọ́ fúnra ọlọ́n sọ pé ọ ma fi rú ọjà ọkọ̀ gbàlọ́wọ́ àwọn èèyàn lóǹdó ọwà gbò wá bádà ọwà ní ọkọ̀ ìṣẹ́ ó ń lọ àtọ́ àti àwọn rẹ̀ ní ọba jásà àwọn ilégún àwọn afẹ́rẹ̀ náà ní ọba kó pọ̀ bóde ní ọkọ̀ gíláṣì ọkọ̀ gbagbagbagbagbà púù wọ́n àwọn eléyìí kúkú ṣẹ̀yí dí torí pé ń tọ́pa ọ yàtọ̀ sí ìsìsọ́rọ̀bẹ̀ ó ti dẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ń yàtọ̀ ìntọ́pá nǹkan mí ìlọ́pá ẹ̀ṣẹ̀ dúó lódidi ìntọ́pá náà tẹ́gí ni ó tí ìsìkáàkù ní kí nǹkan ó pínyà táà tí sábàbí ikú àti ìdàtí ní ṣàádà tí wọ́n bá ti jọ pínyà èèyàn ó ní ẹ̀san àjẹ́ wípé wọ́n fi ń tọ́jọrú ikú ṣẹ̀yídí mẹ́mí ẹ̀ lọ ni wọ́n fi àjàkálẹ̀ àrùn mẹ́mí ẹ̀ lọ torí ọ̀gbọ̀nà sọ̀dọ̀ ọlọ́run ọlọ́run fàjàkálẹ̀ àrùn sì jìyà fún látàyé kó tó kò tàlìkìyàmá di láti di al ọba ìgbàtọ̀lọ́run ó mú títàn rẹ̀ dé iná lójú pa ṣèyí tún annábìlò ní ó ní ṣàádà ó náà wá ní àlàyé díẹ̀ náà lábẹ́nu ọba rẹ̀ dàdákan gbogbo àwọn èèyàn tó ti gbọ̀nà kásìkèjì báyìí mọ́ lọ nínú wa tí ìsìláàmù sì ń bẹ pẹ̀lú wọn ọba dẹ́dà mọ́dí wọ́n rí pàdé lọ́dọ̀ rẹ̀ o bá ní sàmójúkò fún wọn àwọn tó jẹ́ wípé wọ́n fẹ́ tún ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ

الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه في عملكم مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام رحمة ربنا واسعة ومن تلكم الرحمة أن نوع أسباب الشهادة فكل من نال الشهادة نال خيرا كثيرا لكن الرسول صلوات ربي وسلام عليه بين لنا أن شهداء أمته ليسوا بخمسة وليسوا بسبعة حتى سوى القتل هناك شهداء شهادتهم غير القتل في سبيل الله تعالى ذكر منهم رسول الله صلى الله عليه وسلم المتعون وذكر منهم المقتون وذكر منهم الغرق وذكر منهم صاحب العدم وذكر منهم صاحب الحريق كلهم شهداء وسناتي إلى بقيتهم ولكن اختلف أهل العلم في من مات بسبب معصية بموت من ميتات الشهادة هل هذا يحصل له درجة ومنزلة الشهادة ليلف هذه المسألة قولان القول الأول لا لا الجواب بلا من مات بمعصية متلوثة بسبب من أسباب الشهادة لا ينال الشهادة واحتجوا بما أخرجه الإمام السعيد بن منصور في سننه واحتجوا أيضا بما جاء من حديث أبلاء بن عمر رضي الله تعالى عنه وارضاهما واحتجوا أيضا بما جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها أن رسول الله صلى الله عليه وسلم قال لا تزال أمتي بخير ما لم يفش فيهم ولد الزنا فإذا فشى فيهم ولد الزنا أوشك أوشك الله تعالى أي أوشك أن يعلمهم الله تعالى بعقاب بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الصفا عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمتنا فربنا سبحانه وتعالى جعل الشهادة رحمة لمن نالها من عباده المؤمنين والرسول ما زال يبين لنا أنواعهم ولكن أهل العلم كما قلنا سالفا اختلفوا في تحصيل درجة الشهادة ومزلتها لمن مات متلوثا بمعصية تعلقت بشهادته فذهب فريق إلى عدم نيل أو تحصيل درجة الشهادة والقول الثاني أنه ينالوا درجة الشهادة واحتجوا بما جاء من حديث أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطاعون شهادة لكل مسلم فعمم الرسول من دون تمييز الشهادة الطاعون شهادة لكل مسلم وكذلك لم جاء من حديث أبلا بن عمرو بن عاص رضي الله تعالى أرضهما أن رسول الله صلى الله عليه وسلم قال الشهيد يغفر له كل ذنب إلا الدين الشهيد يغفر له كل ذنب إلا الدين فإذا كان هذا كذلك والذي جاء عليه نفس ولا نزاع عليه هو الدين ما عدا الدين مغتفر إن شاء الله تعالى لقوله صلى الله عليه وسلم الشهيد يغفر له كل ذنب إلا الدين ولكن الحق في هذه المسألة أنها بتفصيل فالمعصية إذا كانت منفكة عن سبب من أسباب الشهادة إذا كانت المعصية منفكة عن سبب من أسباب الشهادة فإن من توفي بهذا السبب ينال الشهادة لانفكاك الجيتين أما إذا كانت المعصية غير منفكة عن سبب من أسباب الشهادة فإن من توفي بهذا السبب لا ينال درجة الشهادة وكل من صنع لهذا آنفا نسأل الله الرحمن أن يبقينا لا خير وعافية ونستأنف الخطبة الجمعة القادمة إن كانت البقية من صاحب الحريق الذي قال له صلى الله عليه وسلم وقال في شانه أنه شهيد ونسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا اعز الاسلام والمسلمين اللهم ربنا اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا دمر اعداءك اعداء الدين اللهم ربنا استر عوراتنا وآمن روآتنا وانتقم لعبارك المستضعفين من المؤمنين والمؤمنين في كل مكان اللهم ربنا انصر جنة في سبيلك حقا في سائر الأوطان ربنا أنت رؤوف رحيم عاملنا بما أنت أهله ولا تعاملنا بما نحن أهله فأنت أهل التقوى وأهل المغفرة كلنا على الذنوب والمعاصي اللهم ربنا ارحمنا واعف عنا واجبرنا يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله واعلموا أن ربكم سبحانه وتسامى أمركم بأمري بدأ فيه بنفسي وسنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائل في مقرصة الثابتة من نسي الصلاة عليها خاطئ طريق الجنة اللهم رب صل وسلم وبارك على هذا النبي الكريم خاطب الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Thank you.